الحمد لله ثم الصلاة والسلام على رسول الله <clears throat> وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتكلم فن الله سبحانه وتعالى أترى لكم كياتي جفون النبوة محمد صلى الله عليه وآله وسلم kí a tó bèèrè inṣáàlá kakọ́kọ́ sí bí àlàyé lórí ọ̀rọ̀ kan léè tó ṣe pé ó pàtàkì gan a ti ṣàlàyé síwájú nípa ọ̀rọ̀ kí á tètè máa sínú kásì máa lọ́ra jẹsàárì but àbí ọlọ́ọ̀bá kó dákùn kó ṣe àlékún ìmẹ̀ẹ̀sìn rẹ̀ fún wa kó jẹ́ kẹ́sìn ẹ kó yíwa dáadáa ó láàlómí táwọn sí táwọn gbọ́ àwọn gbọ́ọ̀rọ̀ kayé tí wọ́n àwọn gbọ́ọ̀rọ̀ kayé bí a tíra tí wọ́n ká ní o wallahu alam ó ní wípé àwọn agbé fíkìú kadé fíkìú ni wípé kò yẹ kí ẹmọ tètè máa sínú nítorí pé súnnà ni kí ẹmọ tètè sínú òun ló dáa nítorí pé súnnà ni ṣe bí súnnà kàní tó bá wù mí ni kíyàn wá ma pẹ́ ọ̀àwẹ̀ sí ní ọ̀rẹ́ yẹn ni so bó lẹ́sù wá fi súnnà gbá ọ̀rẹ́ yẹn dànà gbà tí mi gbọ́ fíkì yìí fíkì yìí bákanbákan rú fíkì olè léyìí sínú ọ̀rọ̀ kíútà wí náà Allahul musta'an so kí tó sàlàyé yẹn kò lè bàyí dada in táwọn sọ ní pé ẹn pé aka hadith fúnra wa nípa pé la yazalu an-nasu bi khairin ma ajjalul fitra wa akharu sahur Ànábì láwọn èèyàn ní yẹ wọn ò ní gbò lẹ́ni tí ó mọ̀ lórí dáadáa ayé ìtumẹ̀ ní pé hálù wọn orí dáadáa ni wọ́n sì wà lópin ìgbà tí wọ́n bá ń tètè ohun tí wọ̀ báyìí kò sí wasting of time ẹ sínú ni wọ́n wá ń lọ sáàrì lára má jẹ sàrí 3 o'clock tó bá ti gbọ́ fatuwa ohun fatuwa ìfìyàjẹni ni, ni ó jẹ sàrí ń 2 ó jẹ sàrí ń 1 ó tún wá sínú níbi 730 wallahi ìfíayé ní ìfáyé níyàn lára lélẹ̀ àti ìntọ́lọ̀wò ẹ̀fáǹsàrẹ̀ fún aláàrẹ pé di mọ́ bó bá ṣe ń gbọ́ súnnà yìí sí bẹ́ẹ̀ ló sì mọ́ bẹ́ṣìn ẹ̀ṣẹ̀ yìí àṣẹ́yìí ẹ̀sìn ìbò lè ẹ̀sìn yìí kàn ẹwọ anẹ́bí wọ́n ni ẹmọ́ tètè bí aka ní mínísì ma ká ní bí 5:35 ni alfajari wọlé alfajari sọ́dík tó bá ti ó lè jẹ́ sàárì tán ní bí 5:20-25 yẹn tó bá pé ọ tó bá wọ 5:35 ń gan tó bá jẹ́ sàárì 5:35 yẹn takíwá time yẹn ni sàárùn ún parí time tàwà yìí tó akébí oúnjẹ sì wà lọ́wọ́ rẹ ó lè jẹun yẹ tán ọgbọ́ mi ó farabalẹ̀ jẹun tó wà lọ́wọ́ rẹ òun tán sí kẹ́kẹ́ mi ọlẹ́ sí wọ́n fún ọlọ́run pé anẹ́bùwa ní pé kátẹ̀tì mọ́ sí kíni o kátẹ̀tì máa anẹ́bì sọ pé ìdá akùbalà lèlú min haúnà wà na haúrù min haúnà wà gọ́rọ̀ bá ti shams faqad aftara sa'im anẹ́bì ti wá jẹ́ àmà kí ni túnmọ̀ kẹ́tẹ̀tì máa sínú ìgbà olẹ́ tẹ̀tẹ̀ máa sínú ẹ anẹ́bì bá ti wọ̀ láti bẹ̀rún ọ̀sán

gbá síbi tó ń ti fẹ́wọ̀ mi títẹ̀ fi ní rí ṣépù ohun ẹmọ́ tẹ́ẹ̀ bá ti rí ṣépù ohun mọ́ o ànábì ní ẹmọ́ sí kí ni ó yá ẹ bẹ̀rẹ̀ sí ní máa sínú àwọn sọ wípé ẹ ọ̀rẹ́ ìyàláwẹ̀ kátẹ̀tẹ̀ sínú ní súnnà so agbùdọ̀ kọ́kọ́ sú ọ̀tán yẹ́yẹ́yẹ́yẹ́ pé òun ti wọ̀ ìgbà tó ti oòrùn bẹ́ ọmọ òun ti wọ̀ adẹ̀ka ọmọ ní pàkà ọ̀gọ̀gọ́ fún wa pé láyàn sàábí ó ṣẹlẹ̀ láyàn sàábà kí ló ṣẹlẹ̀ ó ní pé àwọn sàábà wọ́n wóhùn òun ti wọ̀ wọ́n ṣe sínú tí wọ́n nù wọ́n sínú tán wọ́n bá tún wóhùn padà wàláyà nẹ́bí oníkan tún àwẹ̀yàn gbà àwẹ̀yàn correct pa because wọ́n ti gbára lé tí ṣẹ̀rí àgbé kalẹ̀ ṣẹ̀rí àti ní tẹ̀bá ti wóhùn mọ̀ kẹsẹ́ kúrùkùrù bò àbójò sú tójò bá sú fákùdùrú láhùn ní báwọn táìmù lásínú lánàá bí ọ 435 ní àbí ok ẹjẹ́ kásí ní 435 jẹ́lé nínà nígbàtí pé òjò sú àbí àrùn ẹ̀káfẹ̀ kan calculate time yẹn irú àrẹ́ dínà ló súnmọ́ kó jẹ́ ẹwú bẹ́sẹ̀ Islam ṣe yìí tó bọ̀ àwọn fíkí olójú kan àbí fíkí agbólé káàmà fi da súnnà nẹ́bí wa rú sallá ànẹ́bì na mọ́ tẹ́tẹ̀ sínú ohun tí wọ̀ ẹbà kọ́lá bídùn àkọ́lá ní mọ́sí pẹ̀lú ẹbà kọ́lá bídùn làbídò mẹ́ta tánàbí ò bá rí tútù yóò wá kíni yóò wá gbígbẹ bí ò rí gbígbẹ amúmidíẹ̀ amú akínitán kí ẹ lọ jẹun ẹgbùn ṣe yìí tó ókè tábáwà láyé ànẹ́bì tí ó kí ní ẹ ló ẹkùn mọ́ fi gbọ́ súnnà yìí súnnà ni wípé ànẹ́bì ní ṣe báyìí ìdẹ́gbẹ̀ súnnà náà kò jù bẹ́ẹ̀ lọ ẹ̀ẹ́ so tó bá wà láyé ànẹ́bì bó ṣe mọ́ takọ̀ ni wípé àánú ànẹ́bì ara o èyí tó ń sọ yẹn àlésí ọ̀rẹ́ yẹn náà

àwọn èèyàn ní yẹ̀ wọn ò ní kò lẹ́ni tí ó mọ̀ wà lórí dáadáa dáadáa ma ajá lúlífẹ́ tọ́rọ̀ lókùn ìgbà tẹbá tètè sínú jẹ́ fún fíkì kan mẹ́rùn àfáàṣà pé ìtumẹ̀ ní wípé tàbátí lé láwùjọ táwọn yẹn lè máa tẹ̀lé súnnà níbi níbi àwọn kan táwọn ní kékèké a ṣe pé wọ́n lè máa tẹ̀lé ànẹ́bí níbi àwọn kan lánlánù àwọn tàbá ti ń tẹ̀lé ànẹ́bí níbi àwọn kan tó tóbi tó tóbi a ṣe pé wọ́n lè máa ìtumọ̀ ìkìtà ẹgbọ́n yẹn ti ń sá fáwọn kà kéèkéèké ẹ lọ wò wọ́n àwọn súnnà nẹ́bì tó tún lágbára jù báyìí lọ́gbọ́n wọ́n ń ṣe ó yà lọ wò wọ́n ẹ́kẹ̀ wọ́n ń ṣe tàbá sọ pàdé nẹ́bì ní kúmọ́ ànẹ́bì ní a máa ṣe lè wọ́n ní ṣe ilé tá nẹ́bì ọ̀rẹ́ wa òun làwọ́ wá jòkó tí in tó mọ́ ṣẹlẹ̀ ní ẹ ṣẹ́gbẹ̀ tó bá ti submit ara rẹ̀ fán nẹ́bì sallallahu kékeré ni o ńlá ni o èmi sàfẹ́ gbọ́pá nàbí ló ní a ṣe anábì ní àbí èmi ń tẹ̀lé lọ́ntẹ̀ ilẹ̀ sallallahu alaihi wasallam torí tó bá di yamal kiyama sáàfù bí tẹ́mi fẹ́ tò sí sáàfù tànàbì ni ṣùfúfú pọ̀ ní yamal kiyama oníkálùkò tó sẹ́yìn àwọn èèyàn tó bá tẹ̀lé yamal kiyama bá ní wallahi gbogbo wọ́n tó ń tẹ̀lé yàn tán kọrọ̀ nàbì fún ọ tó gbá tó bá di yamal kiyama ẹni inú ó dúró níjọ ti ẹnu

ẹ̀yìn tẹ̀tẹ̀lé ànàbí ẹbọ́síbí ẹ̀yìn ó kó yá wọ́n kàn mọ gàgá sí wọn láàrin ni ẹ̀yìn tẹ̀tẹ̀lé ànàbí ẹbọ́sígbẹ̀ kan báyìí adẹ̀ tí mọ́ ń sàlẹ̀ fún wa sórí intanpi ní pé súnà náà nígbà wọ́n ìmọ̀ ìgbà fọ́ọ̀mù fún wọ́n ìfì ní fọ́ọ̀mù kankan láìbà ìgbà ah, kò tó lè mọ́ ṣe súnà lọ gba fọ́ọ̀mù wọ́n ìgbà fọ́ọ̀mù kankan wọ́n tún dẹ́gbẹ́lẹ̀ ìtẹ́ ẹgbẹ́ kìíní kan a ṣe ra ọlọ́sùsù ọwọ̀ lórí súnnà Nabi ní sallallahu alaihi wasallam ìwọ tó bá ti ń tẹ̀lé qala Allahu qala Rasul qala sahaba wallahi orí súnnà ló wà in tẹ́ ń pè bẹ́ẹ̀ náà ẹ̀dá kílà Nabi wí mo fẹ́ sí nǹkan bá ìbúlà Nabi ṣe ní á ṣe ó ń tẹ̀lé súnnà náà nìyẹn náà a kà máa rí bí tẹ̀lé jura wa lọ ẹ́n a lágbára jura lọ níbi tẹ̀lé súnnà so ilé ìtàkùn sáré mú láì ní pẹ́ ilé nìṣà o ní pé ǹjẹ́ ìyẹn lè máa lé ti ró ẹ̀hẹ́ ọ̀rọ̀ iktihal fi náà Ramadan lọ́sànwẹ̀ àṣàrọ̀ sí lánà níbi ìtàkà ẹ masala takà lánà ẹ o ní pé ìyẹn lè lé òun náà ni but ẹ ká wo àlàyé tí Sheikh Abdullah al-Bassam rahimahullah وأحاديث تمنع الصائم منه وبناء على هذا التعارض فقد رخص فيه بعض العلماء ومنهم الإمام الشافعي وشيخ الإسلام ابن تيمية وابن القيم وغيرهم ومنعه بعضهم ومنهم الإمام أحمد وإسحاق وسفيان وابن المبارك والأحاديث التي تجيز الافتهاء للسائم والأحاديث التي تمنع منه كلها أحاديث ضعيفة لا تقوم بها حجة للطرفين وهذا طرف منها tó ní àwọn ahadith àwọn ẹgbàwà kan wá lóòtọ́ táwọn yẹn narrate ipé annabi sallallahu alaihi wasallam àmá àwọn èyí tí ò lálàáfíà dọ́dọ̀ annabi wà ń bẹ àmì sọ pé ẹ̀lẹ́ máa ṣe àrùmí ní èyàn ò lè ahadithi but ẹ mas'ala kan don al-mufattirat kisman mujma'un alayhi bayna al-ulama wọ́n ní shara wọ́n kan tí man jawe méjì la kun si e kan tó ṣe pé awo afo ni mimo kò lórí rẹ̀ wí pé àwẹ̀ bàjẹ́ nínú ẹ̀ ni aburiddatu islam kenya ló wọ́n ṣe islam ma eleyo te ni bawe ni kan jẹ́ gbogbo nǹkan ló bàjẹ́ teyan gbogbo se te e tin ṣe bọ̀ láti joyi gbogbo ni ó bàjẹ́ la'in ashrakta la yahbatanna 'amaluka wa latakunanna minal khasirin tó bá Ọlọ́run sọ fún Ànábì ìwà Ànábì tó bá ilé ṣẹbọ ẹmù tọ́lọ́n mọ́mọ́ sí kíní ẹ̀ pé tàkí bí Ànábì mọ́ ń bá wíbá yóò ìwọ́n kọ́ ìwà Ànábì tó bá ilé ṣẹbọ pẹ̀lú Ọlọ́run la yahbatanna 'amalu gbogbo sẹ́ẹ̀ yóò sì bàjẹ́ wa latakunanna Ọlọ́run wọn lo tàùkì ìjà tàùkì ìdá ti mẹ́wọn wọ́la tẹkù lẹ́nà mo bí kí mo fi ọlọ́run fi ra rẹ̀ búra pé mo fi ọlọ́run búra ó wà nínú àwọn tí wọ́n sófò ó rí pé wọ kọ̀dì hibta wà hasirita ìwọ ti sófò ó ti parun ìwọ tó ní pé tí bàbá kan bá ti wà lì jẹ́nà automatically ìwọ náà wà ni ọmọ ìlú kìníbà kò ní wọná ọmọ kìníbà yìí lè mi ọmọ agbólé kìní lè mi ọmọ ilé kìní lè mi àbọ́mọ̀ bàbá kìní lè mi àbí mú rí di ṣéhù kìní lè mi automatically certificate àlìjẹ́nà nù à ó ti sẹ́ra rẹ̀ nù Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n tẹ̀lé òun lọ́lọ́bà ń sọ fún bí tó bá lè ṣẹbọ gbogbo sẹ́rẹ̀ sí bàjẹ́ Ọlọ́run bá gbogbo ẹ̀jẹ́ dànù la yahbatanna Ọlọ́run ní bàjẹ́ Ọlọ́run sọ báwọn òjíṣẹ́ gbogbo òjíṣẹ́ ولقد أوهي إليك وإلى الذين من قبلك ọlọ́run لئن أشركتم ليحبطن عملكم ọlọ́run láti fún yín àwọn tó wá before yín ànẹ́bí tó wá before rẹ̀ àtàwọn tó wá àti wọ́n náà èyí so àkọ́kọ́ ni ẹ ẹ̀kẹ́jì al-aklu wa shurbu amdan kí ẹ mọ́mọ́ jẹ́ kí ẹ sì máa mú mi ẹ̀kẹ́ta súnmọ́bìnrin adẹ̀ṣẹ́ tẹ̀sílù gbélé lánàá inṣáàlá wọ́n ni pé tó bá jẹ́ pé èyàn tó bá jẹ́ yàwó èyàn èyàn lè fọwọ́ kan yàwó èyàn lọ́sàn èyàn ò ní ṣe jìmá àmì èyàn lè fọwọ́ kan kana yuqabbilu wa huwa sa'im ẹ́ ànábì máa ń kí àyàwó ìṣà lánàbì máa ń kí sí wa ń ṣe ń gbáwẹ̀ lọ́wọ́ ànábì máa ń bá wa ṣeré ń ṣe ń gbáwẹ̀ lọ́wọ́ wa huwa ní pé èyàn tó bá lè kóra rẹ̀ dúó tí kankan ní ṣe o bá gbéyàwó rẹ̀ sẹ́sẹ̀ gbogbo àtàrọ̀ dalẹ́ kò sí tó kàwà ó láwẹ̀ dáadáa kò sí tó sáwẹ̀ rẹ̀ in tán pè ní kéèpá ìmọ̀kan ló mọ̀ fi george wọ́n tán ní kò rọ ìmọ̀kan báyìí ò ní rọ́ ó kàn rọra fọ́ kan báyìí àfá kàfàrà dínú àfá kàfàrà dínú à ó ìyàwó yín fọwọ́ kàn yín báyìí àbí àà àwẹ̀ yín ti bàjẹ́ àwẹ̀ 60 nù 60 times 30 Ah, bẹ́ẹ̀ni kò ní fọwọ́ kan ọmọ sí ti ọjọ́ àkọ́kọ́ ọjọ́ kejì 630 jẹ́ lóbọn 1800 àwẹ̀ ló gbàbọn lẹ́yìn Ramadan tí ẹ ti <laughs> ó rí pé ó ní padà sí Islam mọ́nà ní tó ń bá lọ́wọ́ náà so èyàn kí ń fi alẹ́bíkítórí àìmọ̀kan ẹmọ̀ èyàn mọ́ fáìmọ̀kan dájọ́ ń gbà mí but bí ẹ̀sìn bá ṣe gbé wá ní àwọn èyàn kí ń fi ọpọlọ káfíṣẹ́ kí ni káfíkakó súnnà ànábì ló gbọ́n jù bá níbi jẹ tó wá gbọ́jù àwọn tó náà òun ní ètò wọ́n sọ̀rọ̀ pẹ̀lú fẹ́nu in huwa illa wahyun yuha mélòó mélòó gbà tó wá bí kọ́ṣọ́ lọ́wọ́ annabi annabi wá dákẹ́ yantaziru liwahya annabi lórí wáyí jibril wá bá yas'alunaka an kinika yas'alunaka bó sí olóòlù pọ̀nù Qur'an in most cases wọ́n bí kọ́ṣọ́ lọ́wọ́ annabi yas'alunaka an kinika yas'alunaka yas'alunaka yas'alunaka in tó ni annabi yóò dákẹ́ báyìí a ń bèèrè question lọ anẹ́bí ah, ò ní dẹ̀un min tilkọ́ ìnàfsíhì sallallahu alaihi wa alihi wasallam iwe ẹni kẹ́kẹ́ náà kọ́ ma dáun nínú tilkọ́ ìnàfsík nínú ẹ̀mí ara rẹ̀ jẹ́ kó dá olójú pé tó fẹ́ sọ yíò kọ́ ah, in tí ó dájú ni nam ṣẹ́wádà wọ́n jẹ́ pé ok nam lọ́dọ̀ àwọn hanabila àwọn gbà yí pé inzalul maniyi ni léta ṣe tẹ̀fṣílù lánàá insha Allah ah, àtàwọn bẹ́ẹ̀bẹ́ẹ̀ bí kíyàn lo kíyàn gba omi drip àwọn gbà pé ó báwẹ̀ jẹ́ gbé tó lẹ́lẹ́fẹ́ ló kò báwẹ̀ jẹ́ tí ìbá ti kí ń ṣe mọ̀gọ́díyà tí ìbá kí ń ṣe kí ni yóò mọ̀gọ́díyà mọ̀gọ́díyà ni pé essence drip ni kó replace oúnjẹ àtomi ni àríọ̀kọ̀ nípa ẹni yóò lè jẹ ọmọkọ̀ mọ́ ọya ẹsàrí pass drip sí drip yẹn ó máa fún ní energy àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ bá but àwọn drip tán ti pé because kìí pẹ́ nìyẹn àkọ́kọ́ ní pé kìí kún jẹun but ìdítà fi alhakọ́ lè mú oúnjẹ náà ní pé ah <clears throat> drip yẹn mú replace oúnjẹ ni ó wá láwọn drip yẹn ó replace oúnjẹ kò sí wà lẹ́yìn lẹ́gbà bí á fún nǹkan mìí ó lè mí ò yìí ma ó lè jẹ́ nǹkan but tí ò bá ti kí ń ṣe mọ̀gọ́díyà gẹ́gẹ́ bẹ́ẹ̀ láwọn kan mítẹ̀ láwọn fásitì pé àwọn nǹkan tí ẹmọ ń tọ́ sójú àwọn ogun ojú ìyẹ́ lè lónú àwẹ̀ náà tó ń jí pé ojú já sọ́fún bẹ́ẹ̀ ni tó bá tọ́ nǹkan sójú gbàgbé olè bá lọ́fún bó lè lò ani at-ta'ami wash-sharab àwọn àwọn omi dírípù ta máa ń gbà tí ń rọ́pò oúnjẹ àti omi tó yẹ ká mú o lè gbàwẹ̀ in reality gan pẹ̀lú kò gbàwẹ̀ àkọ̀yẹ́ kò gbàwẹ̀ náà ìwọ̀tọ̀ rẹ̀ ti rí pọ́ lọ ń drip kí ló ń gbàwẹ̀ sí ma ẹ báyìí àbí so fàídà tún ní àyàmí kọ́kọ́ lókù báyìí ọlọ́n ti yọ̀wọ́ kò nùkù ìwọ tó bá jálá ẹ̀ tó bá jó nírìn àjò àbí tó bá rẹ̀ ọ́ sán nínú àwọn ọjọ́ kódà kò yẹ kí ẹ ṣe tàánù ó mọ̀ pé ìlé gbàwẹ̀ náà mọ̀ pé ó bó ṣe jílà àwọn ìbáyìí ó ti rẹ̀ ọgán mọ́gbàwẹ̀ bọ́ kò ní ìdíkò jáde kò wá ànáwọ̀sí kémi ògbàwẹ̀ lé ní oòrùn àbúkọ wá gbóúnjẹ sí mọ́sálásí bá wá kọjú sí jàmá báyìí ma mú bẹ́ẹ̀dẹ́ àtẹ̀wà okókó gìsíwájú okó gbogbo ẹ̀síwájú á ní àkíní òṣùgbó rẹ̀ mí ni àìlẹ́kọ́ ni ìyẹn rí bí pàtí ò bá lẹ́kọ́ ní ìwàlá kódà tó bá gbàwẹ̀ ó gbọ́dọ̀ pé oṣù Ramadan ilé tó wá fẹ́ jẹun kìdìmọ́nù yàrá tilẹ̀kùn mọ́ rí jẹun ẹnu tí ó gbẹ̀ kó jáde ah, ah, àwẹ̀ ní Allahu Akbar ní o ma bá tí ẹ lọ ẹgbẹ̀dẹ̀ onímọ̀ kó gbàwẹ̀ gan but ìwọ ló mọ̀ rízì tó fi ṣe kí ni o tó fi gbàwẹ̀ lè annaka mari aláàrẹ̀ ni ọ Islam wa takò kó wá mọ́ fagidi gbàwẹ̀ gẹ́bẹ̀ ni tó wà lórí <laughs> ànábì bí omi ànábì múmini gbogbo wọn náà múmini àwọn sọ́rọ̀ nìka àwọn kò mọ̀ múmi ànábì ní ulaika al-usat àwọn ẹlẹ́ṣẹ̀ nù àwọn ẹlẹ́ṣẹ̀ làwọn tí wọ́n múmi ti wọn ẹmọ̀ ìwú mọ̀ òkú pé ara èmi fẹ́ mọ́ rárá rárá tó bá ti lè mú pé kí ní yìí ti dé gbogbo la yukallifullahu nafsan illa wusaha dì mọ́ bó bá ṣe ń gbọ́ súnnà sí sẹ́ẹ̀ bó bá ṣe ń gbọ́ súnnà yìí bẹ́ẹ̀ ló sì mọ̀ bẹ́ẹ̀ sì sẹ́yìí ó pọ́ tó bá gbọ́n kan yí báyẹ ó bóyá èmì ìlú kù 1 second tí ó jábọ́ ni wọ́n pè wọ́n pẹ́kẹ́ sí ní ó wà fẹ́ jẹun àmà ọwọ́ ló jẹ lórí sùn báyán ma ọwọ́ omi sí ọlẹ́nu Islam ò fẹ́yùn kó tó dé lẹ́bù yẹn pé ah, Allahu Akbar kìíní ti lé ó ti kọjá bẹ́ orí ìrìnàjò sí láwà sínú ni èyí ti fi ń dájú yẹn bọ́tá kí ìrìnàjò yìí kódà kò tẹ̀ wá flight ni bóyá èmi ò feel anything èyí tó kò mọ́ sínú tó ti pé ò lè sínú tó tó bá ti wà ní hukun arìnrìn àjò ò ti lè sínú automatically jẹ́ àmọ́ ó wà afdọ́lù kò mọ́ sí kíni kò mọ́ sínú tó bá jẹ́ pé ó sì lágbára takbí wà lórí ìrìnàjò ni àmọ́ ò lágbára mọ́ èyí tó afdọ́lù pé ó sì kíni o láàrín ọ̀pẹ́ lẹ́yìn bí sáfàrí kó máa gbààwẹ̀ lórí ìrìn àjò ayé tagbára bí o bá ti kíni bí o bá ti gbé ma bí súnà nẹ́bí se yízi tẹ́yẹnyẹnyẹnyẹ ni wọ́n náà ti ń rí díẹ̀díẹ̀ yẹn aṣọ ní ìrànà àtàkọ́ amdan kíyàn tọ́ bọ̀rọ̀ fún láti bíbí kíyàn àbí ẹni ọ̀dá wé bí se fọwọ́ sí kùnbá àbí kíní kan ó wá padà nídìí tí kíyàn bí àwẹ̀rẹ́ ti já àmọ́ tíyàn bá ṣe unconsciously eléyìí kò sí mọ̀nìstàkọ́ọ́ fàálìhì lọ́kọ̀dọ̀ èyàn tó bá ṣe ìstẹ̀kọ́ọ̀ ní èyàn tó bá tọ́ọ̀bọ̀nà fún wọn ni ó san àwẹ̀ padà kò ní àwẹ̀ má so ẹlẹ́ẹ̀kejì wà láwọn kan tó ṣe pé khilafu wà ń bẹ lórí pé só bàwẹ̀ jẹ́ àbí kò bàwẹ̀ jẹ́ nínú ẹ̀ ni ìjámà tàti sọ ní ìjẹ́ tasíjẹ̀rin asọ̀rọ̀ ìjámà adẹ̀ ní pé ìtólálàáfíà ní pé kò bàwẹ̀ jẹ́ tí ò bá ti lídì sí dọ́ọ̀fù kébí wọ́n ti fa ẹ̀jẹ̀ tán láàrẹ bí ẹ̀jẹ̀ agolo kan náà ló wọ́n ti fẹ́ fa wọ́n ti fa agolo kan lọ́gán <laughs> ó kó mọ́tì síwájú tí ẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ báyìí ó máa mú mọ́tì àti míkì lọ́ntí ẹni kò sí wàhálà pẹ̀lú wọ́n ti ẹ̀bá so but masala kan wá bí pé ṣe lè wá fi ẹ̀jẹ̀ Ramadan the best ni pé tó wọ́n kò yóò lágbára mọ́ fi lẹ́jíkẹ́ lómi fìlẹ̀ ẹlòmí wà ẹ̀jẹ̀ ń bẹ lára ti àkíńsẹ́ kékeré kódà tó bá fi 5 litres ó sì gallon kan sí rẹ̀ òun ò ní problem ara jẹ ẹ̀jẹ̀ ń bẹ lára rẹ̀ rẹ́gẹ̀rẹ̀gẹ̀ àmẹ́lómi wà ah ẹ̀jẹ̀ tó wà lára rẹ̀ wà láàrin kódà wọ́n bẹ́ nídìí ẹ̀jẹ̀ so ọ̀nà má dé gan kò ẹ́ kí wọ́n gan lọ fẹ̀jẹ̀ ìwọ́n tó nídìí ẹ̀jẹ̀ because ó gbúdọ̀ kó bẹ̀mí ara tiẹ̀ aláhásábí ẹ̀mí ẹlòmí ẹ̀mí tí ẹgẹ́ lébọ̀ gbogbo kí ní àwọn dọ̀wọ́bìdì ṣẹ̀ríyà wà tábà fi gbọ́yìí àwọn òǹdè òǹdè ṣẹ̀ríà òǹdè òǹdè kẹsí wákàn dédé máa ṣe nǹkan pé ẹn kásà sí rárá àwọn òǹdè ń bẹnu ṣẹ̀ríà o kódà bó wà sí olóore bó ṣe igbá gbogbo lólóǹdè naam tọ́yìb wọ́n ní ìstàdálàlkọ̀ ìlú na bil iftar bi hadi al'umur ala qawlihim bi amrin àwọn tánláwọn nǹkan ìjámà àti ìtìhàl ẹjẹ̀ wọ àwọn yókùtà tún dákọ̀ but majorly ìjámà àti ìkùtìhálì náà ni àti kọ́tùkọ́tùl àìn ogun ojú omi tán ma ń kán sójú ẹ́n kọ́tùkọ́tùl odun ti ti áǹfù náà ìtàn ma ń fi sé tí tán ma ń fi sé ẹ́ kí ó gbẹ́já sí ọ̀nà ọ̀fún alhukunatu sharjiyya at fil ihlil ibratu dawa'i dawa'i kinabe awrubu alladhi yastanshiquhu al-marid àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ilé àwọn ògùn tásà ma ń lò tí ìsẹ́pẹ́ wọn náà làwọn nǹkan yìí so àwọn àfáwa ní wọ́n ní àwọn tán ní kó bàwẹ̀ jẹ́ kí ná gbára lé nǹkan méjì ní àkọ́kọ́ ma rawahu Abu Dawud wa Tirmidhi min hadithi Laqit bin Sabara anna an-nabiyya sallallahu alaihi wasallam qala wa baligh fil istinshaki illa an takuna sa'ima ẹ ẹ fa omi símú dada ìsìnṣáàkì ní kí yẹn fa omi símú tẹ́ bá ń sálọ̀ alá thumma thumma stanṣakọ́ àbí so thumma tamadmadọ́ fastanṣakọ́ fastanṣarọ̀ so tamadmadu ni pé ó fomi sẹ́nu yóò wá sẹ́kù yóò wá fàṣí yóò sniff anẹ́bìnrin kí balik filistinṣak ọ balik filistinṣak ẹ ma fa omi símú dada ìlà an tẹkúnà sáàìmà àfitẹ́ bá ń gbáwẹ̀ ìjẹ́ pé nínú tàbí báyìí má fàmí sí mújú kí nìdí o lè sá lọ sí ọ̀nà ọ̀fún wọ́n ni ànábì wá ní pé ẹ má fa omi sọ́nà ọ̀fún jù ẹ má fa sí mú jù tánàbí how much more àwọn oògùn tàwà ń fẹ̀ kan tọ́ sí mú tó pé dó lè sí ní kẹ́ ń ṣe mú bí dòdò sí ó gùdọ̀ lọ èyí etí èyí tó tọ́ sójú ogunlọ̀ kan ojú dáadáa gbogbo bí tánṣọ́ isi jásẹ́ra wọn so ní pé àtàní ẹlẹ́ẹ̀kejì mẹ́yẹ òun ni alikiyas onílùkiyas faqad qasu hadhihi al-umur wa shurbi bi jami'i wusuliha ila al-jawf àwọn ní bígbà tí yẹn bá ń jẹun tẹ́yẹn bá mú ní ìdí ní wípé gbogbo náà já sí ọ̀nà ọ̀fún ni al'umma wọ́n ni nam فإنما حصل بالأكل والشرب لوصوله إلى الجوف وهذه الأمور لها نفوذ وقوة تسل بهما إلى الجوف وكل ما وصل إلى الجوف فهو مفطر للصائم ولا يمكن أن يسيني ولا يمكن أن يسيني gbogbo tí ó bá sì ó ti bá àwẹ̀ jẹ́ ìtàwọn sọ ni ẹ náà ẹni jawab ẹjá dáhùn àwọn nǹkan méjèèjì tán mọ́wàá annahu la yujad an rasulillahi sallallahu alaihi wasallam hadithun sahihun wala da'ifun wala musnadun wala mursalun yadullu ala anna hadhihi al-umur min al-mufattirat àkọ́kọ́ ni pé kò kọ́kọ́ sí hadith kan tó kọ́ agbogbo àwọn ànúwàwòlù hadith tó bá mú wá tó wá fi rìnlẹ̀ pé àwọn nǹkan tà kàkàlẹ̀ yóò ó bá wẹ̀ jẹ́ kọ́kọ́ mú ìdá sàníyàn èkejì so hadithi báàlìkù fi listinshaq ẹ kò sọ̀rọ̀ nípa àwọn kìíní èkejì ni pé annahu la yujad inna al-ahkama allati tahtaju al-ummatu ila ma'rifatiha la budda an yubayyinaha an-nabi sallallahu àwọn àdájọ́ ta ní bùkátà sí dẹ̀dẹ̀ ni ànẹ́bí ò ti sàlàyé fún wa lálàyé tó ṣe kí ni o tó kún wala budda an tankulahu al'umma dẹ̀dẹ̀ sí ní àwọn al'ummu ti bá gbáwá fa idhan tafa hadha ulima anna hadha laysa الأمة بحاجة, بحاجة ماسة إلى بيانها لا تترك للكياس kò bá jẹ́ pé kìyàs lóòtọ́ kìyàs ó jà ní lóòtọ́ àmá wọn àkámù kan àtà ní bukata sí èyàn kí n fílẹ̀ fún kìyàs wà iná ma tùbà yínú ha nùsóòsù ṣẹ̀rìyà àwọn nùsóòsù áyà kùránì àti àdíti ni ó ṣe kí ni o mú ní ó sàlàyé rẹ̀ fún wa naam <clears throat> ẹlẹ́kẹta ni pé annasuwal ijma asbatas bil akli wa shurbi wal jima wal haye ṣẹ́rí ijma ugbewa àpanupàmọ́ ní mímọ̀ tẹ́yẹnyẹ kọ̀ọ̀tẹ́bàtàn ogbewa kí ká jẹun ká mú ká wọlé tọ̀ obìnrin lọ́sàn ramadana olúbàwẹ̀ jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni alhaid kí obìnrin mọ̀ sí nǹkan oṣù ó kẹ̀ dédé rí nǹkan oṣù ní bí 12 o'clock àwẹjọ́ ti ṣe kí ni ó ti rí nù ó ti rí só obìnrin ò tẹ̀lé ìráwẹ̀ gbà pé lè gbà pé yóò mọ̀ sàn ní so mọ́ sábà jáwẹ̀ mazina jíjáwẹ̀ mazina mímọ̀ kí àwọn ọgbọ̀ kan ni ẹ kódà nínú àwọn fíkì tán àfà mọ́ náà ni ẹ pé lóbìnrin fi jẹ́nà kì sọ́ọ̀tù láàkì wàdí pé ṣe gbogbo náà ni fi ń sin lọ́n tẹ́lẹ̀ náà sóbìn ni ha so kódà àwọn lóbìn máa ń fi ń da ní kí wo ẹ eh, kí wọn ni a ní wọn ni ó ní wọn òṣèbó ń ṣe rẹ̀ ní sí ìlú wá ń ṣe ní ọ̀wọ̀ ṣùgbó gbájọ pàdé níwájú Allah subhanahu wa ta'ala ni wọ́n ni fa'amal kahlu wal hukna wad dawa wal qatra ẹwà ara wọlé tàbà ń sọ yíò wa nawi dhalika falaysa ta'amun wala sharaba kì

wa inna ma hiya adwiyatu li mukafahati al-amrad àwọn oògùn ni tán ma fi ń kápá àwọn àìsàn tó bá fẹ́ máa ṣèyàn tán ma fi ń dè pé ǹǹ wa muqawamatul jarathim wọ́n ma fi ń fi ẹ̀yìn àwọn bacteria sí kanlẹ̀ ní àwọn bacteria ní fungi ní amúẹ̀bà ní trapezium àbí kí ma ń pè kíní tí ma ń wà ní ara yíò gbogbo ẹ̀tẹ́yẹn wọ́n fi àwọn kíní nǹkan ohun wọ́n fi ń dé mọ́lẹ̀ ni so jùrùfúmà tún jámọ̀ ní jarọ̀tíìm nínú àwọn kan tí àfò nídà lílù fi wọ́n yà nábì nù gbàmí orí rẹ̀ lè spáàkì ó lè fi àwọn òrìn ọlọ́run yà nábì gbàmí ọkọ̀ tún lè gbó lè máa òrìn alẹ́ pẹ̀lú àwọn jarọ̀tíìm gbàmí ó tún lè wókà ó lè ní à ó lè mọ́ fọ́lá pàró tọrọ bí ṣe bẹnu dàlá ìlú ọlá àwọn ilé nǹkan tí ma ń lọ ní kèyí se tó ṣe pé ma ń fara ní okun àtagbàrà kankan wal illatu shar'iyyatu bil iftar laysat hiya mujabarad wusulu ayyati madatin ila al-jawf mo àwọn mufattiratu shar'iyya kèyí se pé kí ní kankan kan yẹ ọ̀nà fún lásán abókankun ah, a aha litakuna manatul hukm fatalhaqu hadhihi al-umur bima yasil ila al-jawf min at-ta'am wa sharab wa inma yakunu al-iftar min ahad al-amrayn imma wusulu ta'am aw sharab ila ila al-ma'idati liyumidda al-jisma bit-taghriya àwọn tí wọ́n jẹ́ kawe bade ọ̀nà ni pé mi mo ko nje abomi ko ko sínú ko lọ sínú small àbí large intestine yan ni tó fún yan ní extra agbára àbí khuruju ashiya am munakkiya lil jismi و ومضغبة له فتزيده ضعفا àbí káwọn kan jáde lára yẹn tí ó mọ̀ jẹ́ kára yẹ wík bí ebí àbí bẹ̀bẹ̀ ọ̀rọ̀ báyẹn ṣá àhá so àti bẹ̀bẹ̀ àwọn kan tí ma ń jáwẹ̀ lélẹ̀ so almuhim ni pé àwọn kì níyàn ò jáwẹ̀ ní ọ̀sán Ramadan pẹ̀lú àwọn ìfọ́síwẹ́wẹ́ tí a ti gbìyànjú àti ṣe fún wa yìí a ń bí Allah subhanahu wa ta'ala kò ṣe ní ránfẹ́ ní kọ̀ọ̀kan wa so adùn bí insha Allah tó bá dọ̀lá kílókùn aha èyàn tó bá jẹun tó bá mu tó ṣe mistake nínú ọ̀sán Ramadan tí ó ma tó gbààwẹ̀ so t'Ọlọ́run bá fún lóúnjẹ àtànṣe fún lómi kí ni yóò sì ní ewu proposition báyẹn an bí Allah subhanahu wa ta'ala kò ṣe níwọ̀n fẹ́ ní kọ̀kan wa hada wa sallallahu wa sallam ala muhammadin wa